الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وله بعد السلام عليكم ورحمة الله وبركاته نبتيات بلجني ودليل الانكياج èyí tó ń tọ́ka lórí wípé القرآن submit fún so tí gbogbo ẹ̀yin jẹ́ ẹ̀rí fún àbí fún àwọn mọ́jẹ̀ mọ́ fún la ilaha illallah ó dẹ́ ni ma dalla alayhi qawluhu ta'ala òun ni nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run ọba tí ó ń tọ́ka lé lórí gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá ṣe sọ nínú suratu zumar aya 54 ọlọ́run ni wa anibu ila rabbikum wa aslimu lah ẹ ṣẹ́rí padà sọ́lọ́ ọlọ́run ọba yín ẹ tọrọ àforíjẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba yín ẹ̀rọnúkúwàdà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba yín wa aslimu lah ẹ wá submit ẹjúpájú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba yín min qabli an ya'tiyakumul adhab kí ya ọlọ́ọ̀bá tó déwá bẹ́ ní kọ̀ọ̀kan yìí o sọlọ́ọ̀bá ń excuse anybody gbogbo wa ń gbọ́lójoojúmọ́ ẹ ṣe ọlọ́run ní kẹ́ tètè ṣe ní ìsìn min qabli an ya'tiyakum al'adhab kí ya ọlọ́wọ́ bá tó dé thumma la tunsarun lẹ́yìn ìgbàna ẹ̀wà ní rẹ̀ ní kẹ́kẹ́ tí ó rẹ̀ yìí lọ́wọ́ ká ma ṣe ṣẹ́ kalẹ̀ ní ìsìn kalẹ̀ fún yawmal kiyama yawma la tanfa'u malun wala banun illa man ata tí wọn ò ní lè ṣe kankan fún yà ní yawmal kiyama àfihàn tó bá wá sí yọ́dọ̀ ọlọ́wọ́ bá bí qalbin salim ay salimin min ash-shirk wa min al-bida'i wa min al-mukhalafat mukhalafat lish-sharia àfihàn tó bá wá sọ́dọ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú ọkà tó má ọkà tó má kagá kó níbi ẹbọ kó níbi bídáà àwọn aburú kó níbi àwọn ẹ̀ṣẹ̀ kó níbi ìmáta kó ẹ̀sìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ẹjẹ́ mọ̀ sí ṣẹ́kà lè dìgbà náà so wa qawluhu gẹ́gẹ́ bí ẹni ọlọ́run sí ń sọ ní Qur'ani pé ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن إلين بنين سورة النساء آية 125 Ọlọ́run ni tàlìyàn tó ṣe ẹ̀sìn dáadáa jù a bí ẹ̀bá ń ṣe tó ṣe pé ó jù pàjù sẹ́lẹ̀ fún Ọlọ́run ọba ó tún wájẹ́ ní rí ìtumọ̀ rẹ̀ ní wípé àfikà jù sẹ́lẹ̀ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run sọ nínú suratul Luqman aya 22 wípé wa man yuslim wajhahu ila Allahi wa huwa muhsinun ẹnikẹ́ni tó bá lè submit ara rẹ̀ fún Islam wa huwa muhsinun tó dẹ̀ jẹ́ muhsin tó jẹ́ nire faqad istamsaka bil urwatil wuthqa onítọ̀n ti ẹbí Ọlọ́run sì sọ nínú aya pé ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ọlọ́run ni ẹkú sínú ẹ̀sìn tẹ́yẹnyẹn èyíkí ń ṣe islam díaf èyíkí ń ṣe islam ká ma láàrin plan b èyíkí ń ṣe islam ká ma ní kéwò tójú ti yẹla pàgbó fi ń rínà o èyíkí ń ṣe islam ká ma ah, tó bá di yamal ó jẹ́ kí islam kó máa nínú ọ̀rọ̀ rẹ̀ islam yóò máa hàn nínú ìṣesí rẹ̀ nínú ìwòwà rẹ̀ nínú ìmúra rẹ̀ eh, nínú ìnígbàgbọ́ rẹ̀ nínú ìmọ̀ báwo ṣe gbogbo nǹkan wọ́n mọ̀ rí ọ látòkè in fact outward appearance lásẹ̀ gan kò ní ìdígẹ́bẹ̀ pé a anta muslimun ṣe musulmi ni ọ ni wọ́n àwọn musulmi nílé ṣe ẹ̀rí bó ṣe mọ́ ń sọ̀rọ̀ ṣe ai ìtumọ̀ al'urwatul wuthqa tí bẹni suratul Luqman ta kàtàyà ni la ilaha illallah ọlọ́bà tó sọ nínú Qur'ani pé fala wa rabbika la yu'minun ọlọ́run ni òun tún búra pẹ̀lú orúkọ rẹ̀ ọlọ́run ń búra pẹ̀lú rububiyya rẹ̀ ẹmọ̀kọ́lọ̀ mọ̀ búra pẹ̀lú orúkọ ara rẹ̀ gẹ́gẹ́ fún rẹ̀ in tó lágbára ni ọlọ́run ni kí ni ìgbàtọ́lọ́run búra lé lórí la yu'minun ọlọ́run ni wèkí ń ṣe olùgbàgbó èèyàn wọn ò ní ìgbàgbọ́ hatta yuhakkimuka fima shajara bainahum àfi ìgbà tó bá tó mú ìwọ annabi sallallahu alaihi wasallam tán mọ́ ní ẹni tí wọ́n mọ́ kó ìdájọ́ wá bá ọ̀rọ̀ ti dàrú àbí ẹjá lọ bá annabi ni ìtumọ̀ ní pé katolí olùgbàgbọ́ òdodo ní ìjù kan kí ló wà ẹlọ ma bá nẹ́bí láyé sallallahu alaihi wasallam ìtí tó ti kú tẹ́ ànẹ́bí ti fi súnnà kalẹ̀ fún wa ó ti a ojú ọ̀nà àwọn sàhábà ń bẹ́ẹ̀ pé in táwọn sàhábà mi wà lórí ẹ̀ àṣíbi dámọ̀ padà sí nìyẹn ọlọ́wọ́n búra lórí pé ẹ̀ tí ìdólùgbàgbò òdodo sallallahu alaihi wasallam tẹbá tó ń padà sọ́dọ̀ rẹ̀ fi ma ṣájárọ̀ bainahum nípa nǹkan tó bá dá ìfanfàálẹ̀ láàrin ẹ̀yìn omi ò tó lẹ̀ ẹ̀ padà sọ́dọ̀

ìgbàló tó di mùsùlùmí ọ̀rọ̀ ni wa yusallimu tasliman wọ́n wà submit fún ọlọ́ọba ní submission tó pé ìgbàló tó di mùmìnì ò wádùn ìgbàtọ́lọ́ọba kan àkọ́kọ́ ìyùsẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ní àbí annabi la sallallahu alaihi wasallam kí nabi wí àkọ́kọ́ nù ẹ̀kejì ó wá ìntánẹ̀bí wá sọ yẹn ó wá ní anything nínú mind against it ọ̀pọ̀lọ̀ ni pé súnmọ̀ láyé jìlú na fi anfusihim kódà ẹlùmí àti ṣe kó lè gbà kí ní ẹnita bọ́ tó bá lè ní problem pẹ̀lú ẹ nínú ọkàn wàhálà ní ìtú ẹni pé ó sọ bí ti fó kí ní láti inú ọkàn yóò wá tó jẹyọ lára rẹ ah, ipá ìntánẹ́bí wínú èmi ti gbà bẹ́ẹ̀ ó wá sọ bí méjì tán yẹnyẹ ò ní ma ní problem pẹ̀lú ẹ nínú súnnà orí hadí tánàbí ni la yukmin ahadukum ìkọ̀kan nínú yóò ti lè ní ìgbàgbọ́ tó lálàáfíà o hatta yakuna hawahu tabi'an lima jẹ́tù bí àfìgbà tó bá tó jẹ́ pé ìfẹ́ ẹnu rẹ̀ ó ń tẹ̀lé nǹkan tí mi ànẹ́bì mú sallallahu alaihi wasallam kí ni ló bá fẹ́ inú mi mú àmọ́ tó gbá nẹ́bì ló sọ ilé ìwà fílẹ̀ ìwà tẹ̀lé tànẹ́bì ẹ̀ láti inú ọkàn mi ni ó yóò ti wú jáde ìwà tẹ̀lé lára kì í ṣe wípé inú ọkàn mi náà ìgbà bọ̀ tọ̀ ìsọlẹ́nu àwọn èèyàn àwọn èèyàn ó rí ti wá wí àwọn èèyàn kú tí ń ṣe láwùjọ jẹ́ káwọn náà ṣe bẹ́ẹ̀

ibẹ̀ níná ti ń wá kò tí yẹ báyẹn so ibẹ̀ so jẹ́ kí anẹ́bí fi ń sọ nínú hadithi mi pé eh, wà inna fil jasadi mọ́dọ̀gọ̀ anẹ́bí ní bẹ nínú ara ní bẹ lára wáyé mọ́dọ̀gọ̀ kẹ idha salahat salaha al-jasadu kullu tó bá ti dá gbogbo ara yóò kó dá wà idha fasadat fasada al-jasadu kullu tó bá ti bàjẹ́ ara wá bàjẹ́ nú gbogbo ara wáyé kùlù fún lásán ni inú ọkàn ẹni kíníkà ti jáde adẹ́bìn ala ẹ̀tẹ́ ti gbọ́ wàhí al ọkàn yín yẹn ni bá ti mọ́ tó bá ti wà ókè wọ́n lágbọ́kàn yóò wà ókè bọ̀ tó bá ti ní yù hey problem ni o na kí wá sọ ó ní kéré kan tó ṣe pé ó pàtàkì kéyàn sọ nínú àǹkan tó ṣe pé ó kọ́mọ̀ gẹ́ ó gan kí wa ò tí wà ókè dáadáa ọkàn wa sì ní yù àwọn àkọ́ ìdíta ń gbé sọ́kàn àwọn àdìsọ́kàn tá ní lọ́kàn wa ó ní ó nìkan tó relationship tó ti bàjẹ́ wọ́n ní wípé kí ẹ fẹ́ ra ọjà lọ́wọ́ yẹn bí a bí ọwọ́ àárọ̀ kọwa ní pé ah kí ní kan kó wá ní believe nínú ọkàn rẹ̀ látara ọmọ nǹkan tó ń tọ́ka pé ọkàn wá ti dọ̀tí tó wá ń bí àwọn ìdọ́ta láàrin ara wa especially àwọn mùsùlùmí gan ní pé ah 1000 ló mú wá 1000 sẹ́mi lọ́wọ́ láàárọ̀ kùtùkùtù ah kí ní kan pẹ̀lú bìlíbì pé 1030 fi sí ọlọ́wọ́ yóò ìtumẹ̀ ní pé o ní tàbí tí ní ofisu ilé bìlíbì tí ó dání wàláhì ọlọ́lọ́mọdúrú ìjọ rẹ̀ tó ti bàjẹ́ látara kíní because ẹlùmí ma ń bìlíbì pé ó máa wá fi sẹ̀mí lọ́wọ́ kò fẹ́ jẹ́ kí n tà lẹ́ni mo ti rí ìyá kan rí lẹ́gbẹ̀ẹ́ ṣọ́bù wa ní àdúgbò wa ń bẹ̀rẹ̀ ni mo wà ní ṣọ́bù èmi náà ma ń tajà wọ́n mọ́ bá grandmother mi dó sí ṣọ́bù bó gbé 10,000 dídí kódà kò bèèrè sẹ́ ní change ní sí ọlá kùtùkùtù yẹn iyí ò ní mọ́ta ìjọ́ mi kí tó kún ṣọ́m bẹ́ẹ̀ mo lè pa 15k kí tó kún ṣọ́m mo lè pa 10k tó ti pé mo sẹ́yẹ̀ ní 1000 láàárọ̀ àbí ẹ̀bí 1000 wá mo lè pa kódà mo lè ní ẹmọ mọ́ lọ tẹ́bá ti lówó ẹmú padà ah, ni yóò sí kẹ́kẹ́ mẹ́ ìjọ́ ìkọ̀ àní mo lè ta 10,000 ìjọ́ ẹ̀yà ẹni kẹ́kẹ́ dé ni ó wá fẹ́ rajà láàárọ̀ ẹni mímọ̀ wá stranded láàárọ̀ kò lówó mi tó ju 1000 lọ kí ló fẹ́ ṣe ọmọ fẹ́ lọ skú kìníkà fẹ́ ṣe kìníkà ìyẹn ẹ̀kà dé ní ẹlẹ́kùn fẹ́ rajà tẹ́ntà ó ti change ojú yìí ní change yìí kìníkà ó ti ń kùn sínú ìyáyẹ̀ lọ báyìí ó sáré lọ gbómi àtà láti wọnú lẹ́yìn sáré wọn sílẹ̀ lẹ́ni àwọn olórí ibú èèyàn wọ́n mọ̀ sáré fi 1000 sẹ̀yẹ̀ lákùn kí ni ìtumọ̀ gbogbo lé àwọn olórí ibú wọ́n yìí ṣe ń sẹ́gbẹ̀ fún yà ènìyàn àwọn ará àdúgbò náà ni ẹwọ èèyàn báyìí bó nínú àkídà oníkálùkù ti bàjẹ́ wà dìpa wá ní problem ah lè ṣe dáadáa fún ara mọ́ ìyìn lè wá báyẹ̀ láàárọ̀ kùtùkùtù báyìí pé ẹ dákun àbú mo ń lọ sí ọmọ mi fẹ́ lọ school báyìí mo wá ń retí owó kan ẹ dákun sẹ̀lẹ̀ yami 2200 naira yóò bí wípé kò ní sọ́ọ́sẹ̀ jù rẹ̀ tó bá lọ ni bàbá yẹn sẹ́ orí tó wà fi ni olórí bú yìí ni wà wọ́láì kan fi àwọn kíní dìdìrì kan kíní wà too foolish believe you are too foolish wallahi ó bí ìpọ́ dẹ̀lẹ̀ yẹn ni wọ́n lẹ́bí ó ṣe máa rí ní ẹ lọ́dọ̀ tèmi kí ni yóò mean kẹ́kẹ́ ẹnìkan 1000 wallahi kò mean anything ẹnìkan wá bèèrè olóòrẹ láàrọ̀ kùtùkùtù wallahi kò mean anything ẹnìkan wá yáwó láàrọ̀ kùtùkùtù kò mean anything in tó tà kò ní ọmọ tà àtijọ́ iṣẹ́ in tó wá ń tà ok ìjọ́ tàn wá ti fi 1000 sí ọlọ́wọ́ ṣe bọ́ọ̀nà gbogbo yínkẹ́ lójoojúmọ́ kò sọ́jà kò sí sọ́jà rí náà ẹgbà kẹfún 1000 lọ́wọ́ láàrọ̀ kò sì sọ́jà kí gbogbo so ase àwọn elédè ní ó fẹ́ ní ṣe gbogbo o because ó gbọ́dọ̀ believe pé Ọlọ́run ọba ló ní rísìkù lọ́wọ́ rísìkù tí ó mi ẹjá change belief yìí o nínú àwọn ń tọ́ka lórí pé wa kọ̀dì ó ti bàjẹ́

وكذلك ما أرسلنا من قبلك في قرية الله بما نسوى ويتكنين القرآن شكرا وطيه الله بما نسوى وتلك الأمثال ندربها الله ni àwọn examples yẹn àwọn ìtàn yẹn àwọn àwọn kini amamama sọ fáwọn yẹn kan lè bá ronú Allah bá ń sọ ní Qur'an ní pé kadhalika ma arsalna Allah ń sọ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni o ààrẹ min fi qaryatin min nadhirin ààrin olùkìlọ̀ kan sáwọn ìgbèríko kan before ìwà nabi sallallahu alaihi wasallam illa qala mutrafuha tí ẹ bá ń ṣe pé àwọn olówó ọbẹ̀ mutrafuha àwọn tán lẹ́nu tán nípò tán lẹ́nu láwùjọ ah, lórí ẹ̀sẹ̀ kan ní ay ala dinin lórí ìmọ̀nà kan ala millatin abáwọn lórí ẹ̀sẹ̀ kan ala nihlatin orí ẹ̀sẹ̀ kan láti báwọn bàbá wa a wa inna ala atharihim muqtadun a wá sí ní in ta báwọn bàbá wa lórí rẹ̀ oun làwọn rìn tiwa o èyí tí wọ́n sọ àṣẹ ló ń sọ a bàbá in tán bàbá fi wálẹ̀ lórí oun làwọn ṣe ẹgbẹ̀gbọ́n tánàbí ma ń sọ fún wọn kọ́ọ̀lá wa mọ́ sọ fún wa pé awalaw jitukum bi ahda mimma wajadtum alayhi aba'akum ah ok yí tẹ́ ń sọ ní pé kò bá jẹ́ pín tí mo mú wá fún yín ó dá ó jẹ́ ohun mọ̀nà ju ń tàn bàbá yín tí wọ́n wà lórí ẹ̀ lọ so ibára bí wọ́n wà ní pé kọlù wọ́n wà ní inna bima ursiltum bihi kafirin aw kafirun àwáwú sórí tó mú wáyìí àwá sí kèfèrí ń fẹ́ nẹ́bí ni

Anka ka Qur'an ama máa àmọ̀ túnmọ̀ tí ń bẹ Qur'an a mọ̀ pé nínú Qur'an in ta ń ṣe ọgọ́dùn bẹ̀m̀bẹ̀ in tí ń jẹ́ bí ẹ̀rí ìtakò ta ń ṣe lójoojúmọ́ in bẹ nínú Qur'an tàgbí lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ nípa Qur'an yóò láfi mọ̀ pé ẹ̀sìn kìí ṣe bá ṣe ń ṣe yìí so ọlọ́n fantakomna minhum a wá gbẹ̀san lára wọn agbẹ̀san lára wọn a fandò kayfa kana aqibatul mukaththibin anábì lọ́wọ́ ìgbẹ̀yàwó òkú àwọn tán pè anábì wa nírọ̀ sọ fún mọ́kànlọ́wọ́ ìgbẹ̀yàwó Ad àwọn Thamud ìgbẹ̀yìn fìràún kí ló gbẹ̀yìn fìràún kí ló gbẹ̀yìn àwọn ẹlẹ́bọ̀ àná in tí ó padà gbẹ̀yìn àwọn náà ni yẹ̀wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́bẹ̀ nínú suratu Zukhruf ayà 23-25 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run bá sọ nínú suratu Saffat ayà 35 àti 36 pé innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun àwọn ẹni yìí tẹ́ bá ń sọ fún wọn pé ẹwí la ilaha illallah ẹwí kagbọ́ ẹgbà nínú ọkàn yìí yastakbirun wọ́n máa ṣe gbéraga ni kí ni wọ́n máa sọ wa yaquluna wọ́n wà máa sọ wípé inna a inna la tariku alihatina li sha'irin majnun ó fẹ́ ká fi Ọlọ́run bá wálẹ̀ fún wèrè yìí wèrè akọrin yìí kí n fi àwọn Ọlọ́run tẹ́mi ń sinlẹ̀ in tán bàbá in táwọn nẹ́bí àná tí ń sọ lónà tún sọ fún yín ó ti fún wọn ni ẹ so ìtumọ̀ ní wípé àwọn kèfèrí o wọn ò gbá la ilaha illallah wọn ò fẹ́ submit fún hadith tó wá kẹ́yìn hadith yìí hadith abu musa al ni látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam ẹ̀yà tẹ́tí sí hadith yẹn hadithun sahihun fi siha hadith yẹn lálàáfíà gan example àwọn èèyàn ó categorize àwọn èèyàn káwọ category tó a bá annabi ní pé masalu ma ba'athani Allahu bihi min al-huda wal ilm ka masali al-ghayth al-kathir ṣé rí àpẹrẹ tèmi annabi tolo bá fi rán mi annabi nínú imana àti ima ìtumọ̀ ni pé imana àti ima lolo fi rán annabi ke n ṣe ìṣìnà àti àìmọ̀kan wo tó bá fẹ́ rí jona annabi náà alayka bil ilm ó dọwọ́ rẹ̀ pẹ̀lú ima ima ni ó tọ́ka rẹ̀ lọ sí bí imana ẹmà wo annabi wa ni example tí wọ́n fi rán mi annabi nínú ima àti imana kàmọ́sàlì algoithi alkathir ó dà gẹ́gẹ́ bí òjò algoithi òjò ni alkathir tó pọ̀ asaba agdon tó rọ̀ sórí ilẹ̀ kan ó rọ̀ sórí ilẹ̀ àbí ẹmọgbọ́wò Ànábì ni fakana minha naqiyatun qabilatil ma'a fa'ambatatil kal'a wal 'ushba alkathir ó ń bẹ nínú lẹ́yẹ ilẹ̀ ọlọ́rà ó bẹ̀rẹ̀ sí ni máa wú òun gba omi yí mara ó gba omi yí wọlé ṣe báyìí àbí fa'ambatatil kal'a wal ushba al-kathira ó bẹ̀rẹ̀ sí ni máa wú àwọn ewé àtàwọn oko tó pọ̀ gan wa kanat minha ajadib ìwọ̀n bẹ nínú àwọn ilẹ̀ tí òjò yìí tó rọ̀lé lórí ajadib ilẹ̀ tó ṣe pé òun tẹ òun lé amsakatil òun gbọmù ìdú gbé wọnú lẹ̀ débi pé yóò tẹ̀wà ma ogun kan jáde àmọ́sà gba omi yìí dúó ó gbà dúó tí ó báyìí àbí ẹ̀hẹ́n fa'am fa'nẹ́fà àbíhì nas ó wá jẹ́ káwọn yẹ ma ṣàǹfàní bẹ̀ ilẹ̀ yìí òun lé omi dúó lórí rẹ̀ látàrí bí ẹnkọ àwọn yóò dé wọ́n mú bí omi àwọn yóò dé wọ́n fi fọ́sọ́ wọ́n fi ṣe mọ̀ ẹ̀dọ́ra fẹ́ṣẹ̀ ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni ẹ fàṣẹ́rìbù wọ́n wá mú fún àwọn ẹranko lómi mú bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi wọ́n fi wẹ́tẹ̀ àwọn okun wọn ilẹ̀ ẹlẹ́kejì nú wà asaba minha ta'ifatan ukhra àmọ́ omi yìí náà ó tún rọ̀ sórí ilẹ̀ mí o innama hiya koyan koyan nílẹ̀ asálẹ̀ ni kò sànfàní kankan jẹ la tumsikul ma kò gbá omi dúó wà la tunbitu kal'an kó dá àkódà kò tí ẹ̀tún wá dúó débi pé àwọn yóò mọ̀ fi ṣe kí ni wọ́n mọ̀ fi wẹ́ tí oko wọn ànábì ni pé fadhalika mathalu man faqaha fi dinillah ilé ni example èyàn tó bá ní àgbọ́yé níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá wa nafa'ahu ma ba'athani Allahu bihi ó wá ṣàǹfàní fún in tèmi ànábì mú wa 'allama ó ni mọ̀ kọ́ àwọn èèyàn ó gba ìmọ̀ àti mọ̀nà ó wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ́ kọ́rọ̀ yẹ ní ìmọ̀ àti ìmọ̀nà wà mathalu man lam yarfa' so example alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ́kejì alákọ̀ọ́kọ́ ilẹ̀ tó gba omi tó ń gbéwé jáde fáwọn èèyàn àtókò gbogbo tá ń jẹ ẹkó ma yẹ padà àti tó ṣe pé ó gbọmù ẹdí olórí àwọn èèyàn mú wọ́n ń ṣe different ways ni àmẹ́lẹ̀kẹta òun example yẹn tó ìntá nẹ́bí mú wáwó lámíẹ̀lì fà àbìdá àlìkà ọ̀sán kọ́nà kò tí ẹ̀ gbórí kó wó báyìí kò tí ẹ̀ gbáragadé kò tí ẹ̀ gbórí sókè kó wó ń tá nẹ́bí sán wà lámíẹ̀kbal húdà Allahi alladhi ursiltu bihi kò sì gbá tí mo mú wá so ìtumẹ̀ káwa náà wúra wa ẹjá wúra a fẹ́ fi ṣe ara wa láǹfàní kí ni nǹkan tá a fẹ́ Allah subhanahu wa ta'ala

السلام عليكم ورحمة الله وبركاته